إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نعم أرجو الله سبحانه وتعالى tó tún ṣe ní ọ̀rùn fún wa láti pé ká kójọpọ̀ fún ìwá ìmá ṣe ìkanná àwọn ìbádà tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí òun náà ni ìjòkó papọ̀ láti ọ̀nà tí Ọlọ́hun bá kọ́kọ́ sí inú so àti wo an-naqidul awwal àti so a sì ti ka gbogbo àwọn àlàyé Sheikh Salih Al fún wa lórí ẹ̀ so àwọn ẹ̀kọ́ ó pọ̀ gẹ́m̀bẹ̀ àwọn tíyàn bá jókòó lásán tíyàn bá rí eléyìí an-naqidul awwal yẹn tíyàn bá rí gbìn sí àwọn èèyàn la ah wallahi wọ́n ma sórí rẹ̀ so tí wọ́n tíyàn rí gbìn sí wọn látán dẹ̀ tẹ̀lé so gbogbo àwọn àlàyé naqidul awwal yìí tíyàn bá rí kó sí wọn lórí ah ọlọ́wọ́ bá ti ọlọ́wọ́ bá ṣàánú yẹn tẹ́sì rí mú ló ń ayé wọn so èyàn ti èyàn ti èyàn ti kó sábẹ́ hadithi Ali pé la an yahdi Allahu bika rajulan so al so a kí ló rẹ̀ so ẹ̀kọ́ pọ̀ rẹ̀ nínú àwọn nǹkan tí gbogbo àwọn nǹkan tí kà síwájú gẹ àwọn ọ̀rọ̀ tí sheikh ta fi ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ so nǹkan kan tí mo ṣàkíyèsí nígbà sheikh Salih Al-Fawzan ni pé àwọn alámọ̀rí tawhid sheikh òkín kún òkín kágara láti láti sọ̀rọ̀ púpọ̀ ń pa rẹ̀ ẹ̀rí pé wọ́n tura lẹ̀ tán wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ dáadáa so bí khilafa àwọn masáìlì mi kọ́nà mẹ́bàá kan bí wọ́n pa ọ̀rọ̀ fíkì mi gan wọ́n lè ní naam kò jù bẹ́ẹ̀ náà lọ so láà but àwọn ọ̀rọ̀ tàwàhídì wọ́n nara tán wọ́n so ìjẹ́fìdí ni pé àwọn tí làbá tó máa ń fẹ́ kún kẹ́kẹ́ jù tó máa ń fẹ́ pọ̀ jù pé ah, ó àwọn tíra tán bá ṣe nípa tàwàhídì so eléyìí tó jẹ́ ẹ̀kọ́ fún wa pé ibi tíyàn ti máa ń nà tán fáwọn èèyàn tí wọ́n ti kọ́ wọn tí wọ́n ti wọnú òní tàwàhídì gẹ́gẹ́ pé wọ́n kàn máa rí lérí pé ẹ má lo amulet ohun mọ́ tó ń pè amulet gan so bẹ́rẹ̀ ni tí ń lo pàró tó wé pàró mọ́ wájú yẹn gbogbo alkọ̀ tó lóun wá náà ó tún wé pàró mọ́ra náà ni so bóyá ń bẹ wájú yẹn gan pé àtíyàn ah, ó sàlàyé fún tí ó wọnú tí tí ó yẹ yékéyéké so eléyìí jẹ́ nǹkan wà nígbàtí sọ́nsílá so eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gan wọ́n ni ad-darsu thalithu fi sharhi an-naqidi thani wọ́n ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta níbi ká ṣàlàyé nǹkan tó ń ba ìsìn jẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ni qala rahimahullah wọ́n ni sheikh muhammad ibn abdul wahab sọ pé wa man ja'ala baynahu yẹ̀dẹ̀áwùhùn ó ń pè wọn wàyẹ̀sálùhùn ṣàfáà ó ń bèèrè ìsìpẹ̀ lọ́dọ̀ wọn wàyẹ̀tawakkalu alayhim ó sì ń gbára lé wọn káfàrà ijma'an irú ẹni bẹ́ẹ̀ ṣe kèfèrí o pẹ̀lú àpanupọ̀ gbogbo al'umma so ẹni tó ń gbé láàrin ni àtọ́lọ́wọ́ bá àwọn intermediary àwọn olùpẹ̀nà àbíbò náà sí mọ́ so yad'uhum àwọn ẹni yìí ló wọ́n ń pè so àwọn ẹni yìí ní ń pè pé á ah, àwọn ẹni yìí ni ó bá wọn sì pẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba wa yas'aluhum in bi wọn ash ní pé kán bá wọn sì pẹ̀ ah, lọ́dọ̀ Ọlọ́run Ọba pé à ìyàwó òun nídìí

من يتخذ بينه وبين الله وسائد يدعوهم قوله من يتخذ بينه وبين الله وسائد أي وسائد يتم وسائد من الخلق àwọn akasọ̀ àwọn intermediary àwọn wà láàrin àwọn olùpẹ̀lú àbí olùsẹ́ gbogbo ẹ̀ so min al-khalq nínú àwọn ẹ̀dá alaikum salam yatawassatuna lahu inda Allah àwọn ẹni yìí ni wọ́n bá dúró lọ́dọ̀ Ọlọ́run Ọba bí záàmìhìm nínú òròkírò èrò burúkú wọn wọ́n ni wà hadhihi al-mas'ala wọ́n lálàmàrí yóò mas'alatul wasitah mas'ala pé àwọn nǹkan àwọn nìkan ma bá wa sàkàsọ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba bayna Allahi wa khalqihi láàrin Ọlọ́run Ọba àtàwọn ẹ̀dá rẹ̀ wa fiha tafsil wọ́n ni àlàyé tó kún rẹ́rẹ́ wà ń bẹ̀ wọ́n la Islam ti kọ lórí ẹ̀ so al-qa'idatul jalila fi tawassuli wal wasila so tíra tó wà nafi' jiddan ni tíra tí yàn lè máa kọ́ àwọn àwọ́mù ní tó yí pé ó túnà sírí gan bí tafsili àwọn ànù tí ń bẹ ní ibi wasila àti bó ṣe yẹ pẹ̀rẹ tó àti bí ó ṣe yẹ kí yàn ṣe fún ẹlòmí tó yàtọ̀ sọ́nà ọba wọ́n ní kama qala sheikhul islam gẹ́gẹ́ bí sheikhul islam ṣe sọ but kìí ṣe bí ẹnìkan wọ́n tún sọ́nà majmu'ul fatawa so mujallada láwọ̀ 4 page 121 wọ́n ní faman qala wọ́n lẹ́ni tó bá sọ pé làbúdà min wasitatin bayna Allah akàsá gbọ́dọ̀ wà láàrin Ọlọ́run Ọba àtàwọn ẹ̀dá rẹ̀ fa innahu yus'al wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ àbí ma maqsuduhu bil wasita kí ló gbàlérò pẹ̀lú akàsọ láàrin Ọlọ́run Ọba àtàwọn ẹ̀dá rẹ̀ kí ló gbàlérò pẹ̀lú intermediary láàrin Ọlọ́run Ọba àtàwọn ẹ̀dá rẹ̀ torí pé gbólóhùn wá sítọ̀ àbí gbólóhùn wàsílà gbólóhùn kan tó ṣe pé ó kó àwọn èyí tó gbá tó tí ṣẹ̀rí àfàyè ìgbà sínú ó sì kó àwọn èyí tí ṣẹ̀rí ò fàyè ìgbà sínú ni ọlọ́run bá ní yá ayyuha alladhina amanu taqullaha wabtaghu ilayhi alwasila so wàsílà ọlọ́run bá ń pàwà láṣẹ wàsílà sí wàsílà náà wàsílà táwọn mẹ́lẹ́yìn níyàsì tán wá fún tán wá lọ́dọ̀ níyàsì kó bá ń wá lọ́dọ̀ ọlọ́run bá ní so gbogbo ilé lèyàn fi búrọ̀ béèrè pé kí ló gbà lérò pẹ̀lú tó sọ yẹn bọ̀ tó bá fi hàn pé ah in tẹ́lẹ̀ ìgbà lérò nú tó sọ yẹn la yahtaju ila tafsil kò ní ìdíkíyàn tó ma béèrè mọ́ ó ti hàn pé in tó gbà lérò pé ah dáadáa ni kí ẹsẹ́ ní ó ti hàn pé àyín tó gbà lérò ẹbọ ni kí ẹsẹ̀ tí wọ́n máa béèrè torí pé àwọn èèyàn oríṣiríṣi àwọn ìkẹni ma fẹ́ fi ń dáàbòbò àwọn ẹlẹ́bọ pé a pé wọ́n ti láàbí ni wọ́n ti láàbí ni pé kí ló gbà lérò bí ẹni tí wọ́n ní ó ṣẹbọ kú èèyàn màníyàn rẹ̀ pé màníyàn rẹ̀ pé kò sí láyé táfìrí ibi ẹlòmínà tó wá kọ átíkù pé òun fẹ́ sí ìsọ́fù láàrin àwọn tàbí kàfàrà rẹ̀ àtàwọn tí ẹmọ̀ àwọn èèyàn kan ọlọ́run kan bọ́ ẹlòmí ní ákìlù ni oye so òun yóò lóun fẹ́ sí ìsọ́fù láàrin àwọn tàbí kàfàrà rẹ̀ ó fẹ́ pọ̀ tí àwọn èèyàn pé àwọn kan ti kàfàrà rẹ̀ so but àwọn kan àwọn yìí wà patient so ẹwọ àwọn èèyàn mọ́ dánsẹ̀ ọ̀rọ̀ choice of words so wípé àwọn kan ti kàfàrà rẹ̀ pé àwọn kan yìí wà patient pé òun wá fẹ́ òun fẹ́ bring middle opinion àwọn èèyàn tí aláti gbà táwọn tó tí tẹ́lò tí social media ti dé báyìí ibẹ̀ làdánwò ti wọ ìgbésí ẹ̀sìn ẹlòmí àti ìgbàyẹn làdánwò ti wọ ẹ̀sìn ẹlòmí pé òun náà sàfẹ́ kọ̀ǹkan so wọ́n sà dún gbogbo àwọn èèyàn nú so òun náà wà ní à pé òun ìpé kíyàn lè mọ̀ tí wọ́n gbà lérò yẹn ẹni tó ti lẹ́bọ̀lù òun ò mọ̀ ṣe àbóyẹ̀ bọ́lù ń ṣe tó wá fẹ́ kó fọ́ọ̀mù fún kẹsẹ̀ tó mọ́ tó gbà lérò ara ọ̀ so tó wáyé pé èyàn ti rí mọ̀ pé á ah, eléyẹ bọ́lù ń sọ ń bẹ́ àbílẹ̀ èyàn orí mọ̀ lè wọ́n sẹ̀ wá bèèrè wọ́n ni fa in kana lil maqsud wọ́n ni tó bá yẹ pé in tó gbà lérò annahu la budda lana min wasitatin ní pé kò sí tàbí láti convey a message fima baynana wa bayna Allah so níbi nǹkan tí la budda lana min wasita fi tabligh ar-risala fima baynana wa bayna Allah níbi ká convey a message tó wà láàrin wa àti Ọlọ́run Ọba fa sahih so ok ní pé kò sí tàbí ṣùgbọ́n min tabligh ar-risala ní pé kí mẹ́sẹ̀jì dọ́dọ̀ wa ní pé ìtẹ́gbàlérò pẹ̀lú wásítọ̀ ní pé ní pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n rán intermediary kan so láti convey message sí wa ní pé kò sí tàbí ṣùgbọ́n a gbọ́dọ̀ ní intermediary kan tó yí pé yóò mọ̀ convey message tí ó mọ̀ jẹ́ tablighu risala tí ó mọ̀ convey message láàrin wa àtọlọ́run Ọba so wọ́n ní fahadha sahih eléyìí ó lálàáfíà in táwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba wá ṣe nìyẹn so eh? àwọn ni intermediary láàrin wa sefiru sefiru bayna Allahi wa bayna khalqihi ambassador ni wọ́n láàrin Ọlọ́run Ọba àtàwọn ẹ̀dá rẹ̀ oye wọ́n mọ̀ convey message oye so àwọn ẹ̀dá fẹ́ nǹkan wọ́n convey rẹ̀ sọ́lọ́run Ọba Ọlọ́run Ọba sì mọ̀ gbogbo ẹ̀ náà so wa si, convey so intermediary ta ta tí a need ni man ankaraha kafar ẹni tó bá takò di kèfèrí bọ̀ sí tó wọ́n túnmọ̀ ní pé gbogbo ìgbà náà gbọ́dọ̀ wà present ipé tó bí kò sí tàbí ṣùgbọ́n a gbọ́dọ̀ máa rí wọn ní gbogbo ìgbà báyìí pé a ah, lẹ́yìn bàtà nẹ́bí tún lọ àtúgbọ́dọ̀ ráwọn míì náà ara ò kèsí tó wọ́n sọ nìyẹn so fún um, al'umma kọ̀ọ̀kan ni so ní fala budda min wasitatin fi tablighi shar'ihi wọ́n ní kò sí tàbí ṣùgbọ́n a intermediary gbọ́dọ̀ wà láti convey òfin Ọlọ́run Ọba wa humu rusulu minal malaika àwọn náà ni àwọn òjíṣẹ́ nínú àwọn malaika wal bashar àtàwọn òjíṣẹ́ nínú àwọn ọmọ èèyàn wọ́n ní faman ankara hadhihi alwasita ẹni tó bá tako intermediary kafar ó di o so faman ankara almalaika ẹni tó bá tako àwọn malaika wa rusul àti àwọn òjíṣẹ́ alladhina ya'tuna bi shar'i Allah ní gbogbo sí pé àwọn kan mú ṣẹ̀ríà wá anábi ńlá alánikan náà ni so nínú àwọn ọ̀rọ̀ bídáhùn ni pé alánikan náà ni so ara èyàn ṣe although yes ó fà lánilẹ̀ but ó ti ṣe ó ti yankaro àwọn nǹkan mi so èyí tó fi nílẹ̀ wọn ní ṣe kí kò ní gbà ọlẹ̀ níbi àwọn èyí tó yankaro wọ́n ni wàkọ́lala wọ́n ni faman ankara hadhihi alwasitah كفر ومن أنكر الملائكة والرسل الذين يأتون بشرع الله وني وقال لا حاجة إليهم وني أولا آه نيدي وانا آه نيدي وانا بنو ده so kò sí tíjá annabi kò sí tíjá òjíṣẹ́ nahnu nattasilu billahi bidunihim àwa lè rí ṣọ́lọ́wọ́ bá láì lọ́dọ̀ wọn wọ́n ni kama taquluhu sufiyya gẹ́bà sufi ṣe ń sọ innahum ya'khudhuna 'ani llahi mubashara nípa àwọn ma ń gba wifi so wifi tí wọ́n máa ń connect mọ́ tọ̀dọ̀ Ọlọ́run Ọba directly ni so nípa àwọn máa ń gba wà yí látọ̀dọ̀ Ọlọ́run Ọba directly mubashara kódà àwọn tún máa ń sọ pé mubashara yaqzatan tán lójú ayé gẹ́gẹ́ bí eh, ọ̀dánà yìí Tijani gẹ́bọ́ yìí tí pé Ọlọ́hun gba salatul fati ni Ọlọ́hun gba lójú ayé yaqzatan látọ̀dọ̀ annabi báyìí annabi sì sọ fún òun 1000 so kọ́lá ó tún dáa ju 10,000 Qur'an lọ so ẹwà wò kó wá sí pé nǹkan táwọn yíwá ń kà mú gbogbo àníyàn àpẹẹrẹ pé ah, ẹni ànà gbà rẹ̀ lélẹ̀ bó ni wọ́n ṣe sọ nǹkan báyẹn ìwọ́dẹ̀ bá wọlé wọ́n náà dẹ̀ máa ṣe irú ẹ̀ nínú ilé Ọlọ́run ọba so ẹlòmínú wa fẹ́ mọ́ wá middle ground yóò wá ní ara ah, rárá méjèèjì náà ló wọlé àní ó kò kún ah, ní pé ó yà jálásìsì tó bá tún gbà wọlé oyà jẹ́ aláṣìṣe ni àbálá ìmọ̀kan so èyàn lè tàtàrà rẹ̀ jẹun bídíà èyàn lè tàtàrà rẹ̀ jẹ́lẹ́bọ èyàn lè tàtàrà rẹ̀ di kèfèrí so so wọ́n ni innahum ya'khudhuna min Allahi mubashara wọ́n na ń gbà látọ̀dọ̀ Ọlọ́run bá straightin bila wasita láìsí akasọ kẹ́kẹ́ fa hadha kufrun bil ijma' eléyìí ṣe kèfèrí ni pẹ̀lú àpapọ̀ inú àwọn alùgbùnmọ̀ wa hunaka wasitatun wọ́n ló tún wá ní wásítọ̀ kan man athbataha faqad kafar ṣe hàn pé wásítọ̀ kan wà tó yí pé ẹni bá já ní ó di kèfèrí bọ́ ṣe rí gbogbo kíní ṣe rí lọ́dọ̀ àwọn awam àbí lọ́dọ̀ ẹni tí ò ní mọ́ dànkarú mọ́ ẹni tí ẹ bá mọ̀ pé ṣírkù ní kó sí ó nídi gbogbo ilé pẹ̀lú rẹ̀ oyin so níbi àwọn àyè tó yẹ kíyàn ṣe ìjìmọ́ àti tẹ̀sírí wàláì tí ẹ bá ń ṣe kílùkọ rẹ̀ tí ẹ bá ń ṣe tẹ̀fsìrì yóò mọ̀ lìdí sí tẹ̀míyà ni àwọn àyè tó yẹ kíyàn sọ̀rọ̀ àkàn kíyàn láǹkan mẹ́lẹ̀ pé kíní yìí o a ní ẹbọ́ ní kíní yìí sẹ́ àbí kíyàn sọ̀rọ̀ ní sókí pé ah kíní yìí ò tọ́ nínú òfin ọ̀nà ọba kíyàn wá máa fàágùn kíyàn wá máa wá roundabout wàláhì tẹ̀míyà ni ò ní ìdí sí wásítọ̀ ẹbọ lélé nǹkó sí tòótọ́ ó sẹ̀ wásẹ̀ tún wá lọ wá jìnà jìnà pé à wásítọ̀ póríṣìíríṣìí so ilé yìnyẹn fẹ́ kó bẹ́ẹ̀ nìyẹn ni o so wọ́n ni wà hunaka wásítọ̀ tún wọ́n lọ sí ni wásítọ̀ tún man athbata ha faqad kafar ẹni bá fi rin ilẹ̀ ó di kèfèrí wa hiya allati dhakaraha sheikh òun ni wásítọ̀ tún òun ni kéyàn ní intermediary láàrin rẹ̀ àtọ́lọ́ọ̀bá yẹ̀dẹ̀ẹ́hùn ó ń pè wọ́n wàyàtùrúbù mínúhùn ṣàfáà ó ń wá ìsìpẹ̀látọ̀dọ̀ wọn wàyàtàwákàlù alayhim wàyàtàwákàlù alayhim ó sì ń gbára lé wọn so sì ń gbára wulé wọn wọ́n ní káfàrọ̀ ìjìmáà wọ́n ló di kèfèrí pẹ̀lú àpanupọ̀ baynana wa bayna Allahi fi ibadatihi kò sákàsọ láàrin wa àti láàrin Ọlọ́run bá níbi ìjọsìn kò sákàsọ láàrin wa àti láàrin Ọlọ́run bá níbi ìjọsìn ara bal yajibu alayna yálà yí tó pọn dandan lórí wa an na'buda Allah kájọsìn fọ́lọ́run bá ní o wa nad'uhu ká sì pé mubasharatan bá intermediary wa an natluba minhu ash-shafa'a káwá káwá ìsìpẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run Ọba biduni wasito láì fi àkàsọ̀ láàrin wa àtọlọ́run Ọba wa an natawakkal alayhi bẹ́ẹ̀ ni ká gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba biduni wasito láì sí intermediary láàrin wa ní ud'uni astajib lakum ẹ wọ́n ni máa kọ́ọ̀lá ọlọ́wọ́ bó sọ pé ìhùdẹ̀ àwọn níbi wà sítọ́ ti fúláàd ẹ pè mí nípasẹ̀ lágbájá tẹ́bá fẹ́ pè mí níyàsì ní ẹgbà pè mí ọlọ́wọ́ bó sọ bẹ́ẹ̀ ọ̀dọ́ níyàsì sọ bẹ́ẹ̀ àwọn tó sì ń bọ níyàsì náà náà sọ bẹ́ẹ̀ pé a tẹ́bá fẹ́ ṣe kíni tẹ́bá fẹ́ pé ọlọ́wọ́ bá ẹ̀pẹ̀ níyàsì ọlọ́wọ́ bá so bákanáà ẹlòmí náà àmẹ́yà àwọn èèyàn nínú àwọn tọwagit táwọn èèyàn jọ́sìn fún so nínú àwọn tọwagit tí àwọn èèyàn jọ́sìn fún pé ọ̀nà ọba ló fún un láti ẹbẹ̀ so wa ma qultu hadha fakhran wa innama atàlì ìdùnnù hatta ya'rifuni haqiqati so nígbà pé òun ò sólè látọ̀dọ̀ àwọn kọlìrí yàrá rẹ̀ pé àwọn gbogbo ọ̀nà wọn lẹ́bọ àwọn tó máa ń fìlù sẹ́bọ so ní pé wà máa qultu hadha faqran wà máa qultu hadha faqran wà ní ìgbàgbà ti bọ́m̀bẹ̀ pé ó sà ní pé òun ò sọlé láfààrí látọ̀dọ̀ òun átàlì ìdínú yọ̀ndá ti wá ní kóhun sọ fún yín pé òun mọ gbogbo àsírí ọ̀nà ọba eh, so tóhun bá sì wí in qultu kun yakun tóhun bá wí ní kó máa bẹ yóò máa bẹ náà so wọ́n wá ẹwọ ẹbọ ẹwọ gọ́yà nínú kúfùrù pẹ̀lú ọlọ́ọ̀bà wallahi eh àwọn Sufi dé gọ́yà nínú ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́ọ̀bà àti ìṣe ìdíáhù ìlàhíyà tó ṣe pé kò sí ìjọ kankan nínú Islam tó dé lẹ́mù yẹn rí so ní pé à ìdínú dé ni ẹ̀dàkùn ọlọ́ọ̀bà tó sọ pé ma eh, eh, lam yunazzil bihi sultan níbẹ̀ àwọn tán mú ní àkàsọ̀ ní tán mú ní akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run bá tó wọn ò lẹ́rì papọ̀ mọ́ ma lam ya'dhan bihi Allah lọ́lọ́run bá wípé ọlọ́run kò fi yọ̀ndá pẹ̀kọ́ ẹ mọ́ tó ṣe ó tún ṣẹbọ ó tún parọ́ mọ́ ni ó tún parọ́ mọ́ Ọlọ́run bá pé àtàlì ìdùnnù ìyọ̀ndá wà níṣẹ́ so eléyìí gọ́ọ̀yà nínú nínú ilhad ìsekèfèrí pẹ̀lú ọlọ́run ọba ìdínáyà ọlọ́run ọba ni o ó ní wọ́n ní bí wá sítọ̀ ti fúlàn pé ọlọ́run ọba ò sọ pé ẹ pè mí àwẹ̀ tẹ́kìdù wá sítọ̀ àbí ẹ mú àwọn akasọ̀ àwọn akasọ̀ àwọn èèyàn wọ́n ní fahadihil wá sítọ̀

min qabl àwọn mushrikuna ti síwájú pé wa ya'buduna min dunillah ọlọ́run bá ní wọ́n mọ̀ jọ́sìn fún kàmí yàtọ̀ fọ́nà ọba ma la yaduruhum in tí ò lè pa wọ́n lára wa la yanfa'uhum in tí ò lè sí wọ́n láǹfàní a ní kódà gbogbo àwọn tí wọ́n ń ṣẹbọ yíó yẹ kéèrè wọ́n ti pé gbogbo àwọn tó máa ń challenge wọn lórí Facebook pé táwọn náà ma fẹ́ fi tàwíìdì gba star tàwíìdì pawó tàwíìdì wọnú wọ avenue àwọn èèyàn kọ̀ọ̀kan so wọ́n máa challenge wọn pé ìkanú àwọn tó ma ń ṣe bẹ́ẹ̀ tán tó yí ogun èyí kìí kìí sọ má kẹ́kọ̀ọ́ kìí sí ẹ̀kẹ́ so ní wọ́n sọ pé à wípé bóyá two weeks fún gbà wọn yóò kù so ojoojúmọ́ òun náà ya picture kì pé òun yìí láyé o two weeks pé bí o bá fi pé oṣù máa bí oṣù bí márùn báyìí ẹwùn

àwọn owó tán ti rí yẹn náà máa ń gbé fáwọn ẹlòmíì gan tó bá wá bá wọn pé àwọn fẹ́ ṣẹbọ so wọ́n sì sọ fún wọn pé tọ̀ so lè ṣe sacrifice báyìí yóò sì ṣe sacrifice wọ́n sì snap òun náà tó tó bá ti wá snap ẹ̀ àwọn owó tán ti rí kójọ lọ́dọ̀ àwọn bí kílòkọ̀ bí pyramid scheme ni oye so àwọn owó tán ti rí kójọ lọ́dọ̀ àwọn tó ti wá tẹ́lẹ̀ òun ló ṣe kí ni òun ló kó fún wọn náà

so wọ́n ni owó yìí kò gbọdọ̀ ná nǹkan ẹyọ kan lórí ara rẹ̀ fẹ́mi ara rẹ̀ tó bá fi ná yóò kùrì tó bá fi ná owó yìí àbí wọ́n ni tó bá fi ná owó wọn tán ni tẹ́lẹ̀ bá náwó nàkúnà kò ní tánà tẹ́lẹ̀ so yóò tẹ́lẹ̀ ni wọ́n ni nǹkan báyìí ló gbọdọ̀ ná owó báyìí láyé pé tó bá dáwọ́lé yóò bàbá ti browse market ó ti rí owó wallahi gbogbo bó ṣe máa ṣẹlẹ̀ so ó ti rówó tí ń tàjù lásìkò ohun so ni so owó báyìí báyìí lọ́mọ́ sí so wá sọ so ní kó lọ́mọ́ sí ó bá fi ná tó bá fi ná náírà kan nínú owó yìí ó tòsí tó fi kú ni so òun náà wà lọ́mọ́ náà tí bàbá mọ́ monitor progress ẹ̀ investment ni so bàbá oláwó mọ́ monitor progress ẹ̀ tó bá ti rí pé ó ti já fún tọ̀ ìwọ́n náà wà máa ní tó mọ̀ mú wà ọ̀ so bá sí máa ń ṣe nìyẹn ẹlòmíì oyó kan wò pé ẹbọ Yorùbá fi mú ti jẹ́ ká pọ̀ tó pé tẹ́ bá ti fẹ́ dọfẹ́ náà wọ́n dọfẹ́ tẹ́ bá ti fẹ́ dé náà wọ́n dé tẹ́ bá ti fẹ́ lówó náà wọ́n lówó kò rí bẹ̀ kò rí bẹ̀ ara àti ara ṣẹ́rí ó ti di bí ìjọsìn táwọn náà ní fíkíwù tiwọn so fíkíwù ṣírkì tó tá láwọn òwe ṣírkù pé àwọn òrìṣà oríṣiríṣi so in tó fi mọ́ sọ ni pé ah o mọ̀ òṣà ó ti di bí mọ̀ bí ọjá náà ni

so òun náà fi ń ó fi ṣe pírámìdì ó ti láwọn investment oríṣiríṣi ìtàwọn ilé ìwá ń kó wá àwọn tuntun dé ó mọ̀ kó fún àwọn tuntun náà yóò mọ̀ lọ́bẹ̀ <laughs> so yóò mọ̀ lọ́bẹ̀ the same thing pẹ̀lú tó bá fẹ́ gbẹ̀míyàn náà tó bá lè rí páwọn gbẹ̀míyàn tó bá ti rí páwọn ti pèpè púpè pé tọ̀ àwọn oníkàpá kankan àwọn ayákìlá lókù tí wọ́n pè so wọ́n àníkà pa lọ́nà tí wọ́n ní fi mà so tí wọ́n ní fi rí kọ́mọ́lò ìgbóyá kankan pa lọ́nà tí ó fi lè claim pé ṣùgbọ́n òun sọ òun sọ pé òun pa òun sì pa ọ̀bọ̀ sí irọ́ ni so irọ́ ni àwọn ẹ̀mọ̀ pé anù làwọn wà lórí ẹ̀ so wọ́n máa ń tẹ́ndì lẹ́kọ̀ọ̀kan so àbí lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń tẹ́ndì lọ́pọ̀lọpọ̀ ọgbà so bó ṣe jẹ́ nìyẹn so wọ́n ni

wọ́n ní fasamma hadha ibada wọ́n ní wọ́n sọ eléyìí ní ìjọsìn wọ́n ní qul atunabbi'una Allah wọ́n lọ́nà ọba wọ́n dáwọn lóhun pé à ah, sẹ́ ń fọ́nà ọba ní ìròní bima la ya'lamu fi samawati wala fil ard in tọ́nà ọba òmà ní sama àti ilẹ̀ ya àwọn kan wọ́n lè ti pẹ̀lọ́ ẹni tí ò tán mọ́ba ẹni tí ò ní kankan sí pẹ̀lú ọba ìwọ̀n lọ ń parọ́ fáwọn èèyàn wípé òun lè bá wọn sẹ́tù àwọn nǹkan kọ̀ọ̀kan lọ́dọ̀ ọba so rí pé kama kákà mú bí iye kan wá pé gbogbo àwọn private town yẹn máa ń gbà pé wípé gbogbo àwọn ọbúbà àwọn bá gọ́ọ̀nà sọ̀rọ̀ gbogbo tó fẹ́ sí yẹn so ní pé kákà mú kàkà wọ́n wá padà rí pé ní yóò ní ọba wá padà mọ̀ pé ẹnìkan wà bẹ́ẹ̀ tí ń parọ́ pé òun gan sẹ́kẹ́tì òun kóhun wọn oye ni pé tí ọbọ̀ ò bá róhun láti sáyẹn sí kejì ọbọ̀ eré kìrìkà míì sí ọba ti gbọ́ gbogbo eléyìí pé ma ń sọ bẹ́ẹ̀ so ẹ́dàkùn tó bá wá gbọ́ eléyìí ṣé yóò ní ah ọ̀kárin tó tọ́ àbí ọjọ́un náà ni pẹ̀lú tó bá wọ ọlọ́run bá ọjọ́un náà lórí lórórùn ma gbogbo gbogbo yòókù kọlọmọ yanjú ẹ̀ pẹ̀lú kọlọmọ yanjú ẹ̀ nù sàárè so ṣe bí ó ṣe rí kọ́ nìyẹn bí ó ṣe rí nìyẹn náà so ọba believe pé ah o ń gbá àwọn èèyàn pẹ̀lú ọkọ̀ mi o ń gbá àwọn èèyàn pẹ̀lú ọkọ̀ mi ẹ̀tọ́ tó tọ́ sí mi ìwọ lọ ń gbà iyì gbogbo yìí tó tọ́ sí mi ìwọ lọ ń gbà ẹ jẹ́ ká wá wò ẹ jẹ́ ká wá kàn walillahi al-mathalul a'la ẹ ká kàn fẹ́ sọ́dọ̀ ọba àwọn kan believe pé àwọn ṣe kíni àwọn ní àwọn ní connection lọ́dọ̀ ọlọ́run ọba pẹ́ so interfere connection náà ni pé kẹ máa fún àwọn níjọsìn ẹwùn kẹ́ so ẹ̀wọ̀n bí ó ṣe burú tó fún ọlọ́dọ̀ ọlọ́run ọba so ọlọ́run ọba ní kúlà àtúnà bí wùn Allah sẹ́yìn fún ọlọ́run ọba ní ìròyìn ẹni connection lọ́dọ̀ ọlọ́run ọba bò so bí máa láyá alamu fi sama wá ti wà láfil arm in tọ́lọ̀ ọba mọ̀ ní sama àti ilẹ̀ subhanahu wa ta'ala so mímọ́ fọ́nà ọba ọ̀ àti títóbi rẹ̀ àti gíga rẹ̀ amma ونزه نفسه عنه ولو ببرا يكون به وهذا هو حال عباد الأموات إليه ni ìṣesí àwọn tí wọ́n ń bọ àwọn òkú wal adriha àtàwọn shrine àwọn sàárè tán ti sọ di ilé ẹbọ al'an nísìn báyìí wọ́n ni yattakhiduna al-awliya wọ́n ti sọ àwọn awliya wa salihin àtàwọn salihin àtàwọn ẹni rere wọ́n ni wasaito wọ́n ti sọ wọ́n di akasọ̀ inda Allah lọ́dọ̀ náà bá

baynana wa bayna Allah láàrin wa àtọ́lọ́ ọba so ẹlòmí ìgá tún rí pé gọ́ọ̀yà tàwádùn ní ipò wọn òríra wọn sí nǹkankan bẹ́ẹ̀ owó jẹ́mọ̀ kankan ní àbàbá ìyàwó ti ṣiṣẹ́ ẹmọ́ òfin eh ọ̀nà ibi jíjá ló ilé ti bẹ̀rẹ̀ àójín o so wọ́n ni a anahum yakhluquna ma'a Allah nípa àwọn ènìyàn ń ṣẹ̀dá papọ̀ mọ́ Ọlọ́run Ọba wọ́n ní wa yarzuquna ma'a Allah àwọn náà gbà pé Ọlọ́run Ọba ní ń pèsè náà wa yudabbiruna ma'a Allah àwọn náà gbà pé wọn ò darí ayé papọ̀ mọ́ Ọlọ́run Ọba àwọn Sufi àwọn ò gbà bẹ́ẹ̀ o àwọn gbà pé Ibrahim Niyas ń darí ayé ni

walladhina takhadhu min dunihi awliya àwọn tán mú awliya papọ̀ mọ́ Ọlọ́run Ọba ma na'buduhum wọ́n mọ̀ sọ pé àjọsìn fún wọn illa liyuqarribuna ila Allahi zulfa tán bá fi súnwọ́ mọ́ Ọlọ́run Ọba ní kí ni إلى الله زلفا كني رب زلفا كلا بي مفعول به على أبوه كني رب زلفى أرى abu hafsa kí ni rọ́bù zulfa mafi'ulul mutlaq mafi'ulul mutlaq li yuqarribuna ila Allahi qurba oye ìtumọ̀ rẹ̀ níyẹn li yuqarribuna ila Allahi qurbatan so is so uh, eh, mafi'ulu mutlaq ni so ma'nawi ni kese kini kese lawudi oye so maf'ulun mutlaq ni inna allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun inna allaha la yahdi man huwa kadhibun kaffar so woni Ọlọ́run bo dájọ́ láàrin wọn ní gbogbo àwọn kan tí wọ́n tí wọ́n yapa lórí èyí Ọlọ́run bo ni tọ́sọ́nà gbogbo àwọn òpùrọ́ tán parọ́ mọ́ Ọlọ́run báyìí kaffar àwọn kèfèrí woni fasamma fi'lahum hadha kadiban wa kufra Ọlọ́run bá pè tán ṣe Ọlọ́run bá pè ní ọ̀rọ̀ àti kíni àti iṣẹ́ so ونكتفي بهذا القدر إن شاء الله إبتاتي دوني رمى كوفي بركة سيبو ويتاتي صنع so هل من سؤال so سبحانك وحمدك أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله